الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم على tí a ń Ona ni àlàyé lórí <clears throat> ìdájọ́ èyàn tó bá jẹ́ sáhẹ̀r èyàn tó bá jẹ́ òpìdán àbí èyàn tó bá ń ṣe idán so láì ní fi láì ní fa ọ̀rọ̀gùn o ní pé ìmá ṣe idán kúfúrò ní nínú ẹ̀sìn Islam kí ẹ máa ṣe idán bí a kí ẹ máa pẹ́gidi kí ẹ máa pọ̀fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá yẹn kọ́wò gbogbo àwọn kí ní kúfúrò ní gbogbo àwọn àlàyé yòókù yẹn máa filẹ̀ àbọ̀ síbi wọ́n ni wa min huna naqul inna as-sihra kufrun kulluhu ibi láti máa ṣàlàyé fún rawa ipé ṣẹ́rí máa ṣe dánwò gbogbo ẹ̀ kúfùrù ni wa anna amalahu kufrun wa annahu yajibu qatlu sahiri haddan ìmá ṣe dán kúfùrù ni ó dẹ̀ jẹ́ dandan èyàn tó bá ń jẹ́ òkú dán kí wọ́n pa onítọ̀hún wa zahiru hatta walau annahu azharu tawbah kódà kò bá fi hayi pé òun ti túbá òun ò ṣe dáma ilman bi anna sehra yanqasimu ila qismayn tòun ti wípé abuda wa ma ipe idán iná o méjì lọ kún sí so àwọn wo ni wọ́n pa òpìdán àwọn tí wọ́n wà ní ipò ní tí wọ́n jẹ́ àwọn olórí mùsùlùmí kìkí ń ṣe individual lákàdídé mẹ́nìkan ládàáná sún ẹlẹ́ẹ̀kejì ni alákọ̀ọ́kọ́ ni sehru tahirin àti sehru takhyelin méjì ni idán

sí ara èyàn tí wọ́n bá sádán sí àwọn takhayyulat illusions wa ashiya àtàwọn nǹkan wa ta'atharu bi hatta la yakadu yastakibu lahu qararun kíní yóò dẹ̀ nípa lé lórí débi pé ó lè mọ́ lè dúó dáadáa gama wa rubbama annahu ta'ti alayhi sanawatun wa huwa ma ta'ima ladhata ladhata ó possible kan sádán sí yàn débi pé àwọn ọdún ọdún yóò kọjá lé lórí kò sì ní rí gbádùn kankan wala ni'mata al-aql kò ní ní làákàyè ní ṣiṣẹ́ dáadáa walau dhahaba ila al-mustashfa wa kashafu alayhi kashfan tibbiyan kódà kó lọ sọ́spítù kan sí <laughs> gbogbo wa min hadha ma warada anna an sallallahu alaihi wasallam suhira nínú ẹ̀ ni nǹkan tó wáyé pé idán o annabi sallallahu alaihi wasallam wọ́n sa idán sí annabi so idán lè múyẹ̀ o kí ẹ mọ́lọ̀ wọ́n pé ẹ̀yẹ́ kò lè mú mi rárá o lè múyẹ̀ ni o bí ìbọn ni ìgbà tó bá nẹ̀bá sí ẹ̀kọ́ ní à mùsùlùmí so possible kí wọ́n náà kí wọ́n ṣe dẹ́sí ẹ̀kọ́ múyà bọ̀ ṣe ìyá mi kí ma bẹ̀rù dẹ́ gẹ́gẹ́ bí a wa ma hum bidarrina illa bi idhnillah wọn ò lè fi ara nìyà rárá àfi pẹ̀lú nǹkan tí pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run Ọba subhanahu wa so láti ọ̀dọ̀ yawa Aisha radiyallahu anha wani suhira nabi sallallahu alaihi wasallam wọ́n saidasan nabi sallallahu alaihi wasallam hatta innahu la yukhayyalu ilayhi títí tó fi dé pé ó ń rí lójú annabi sallallahu alaihi ó fẹ́ máa rí lójú annabi annahu yaf'alu shay'a ipò ti ṣe kìní kan yí ma rí bí a ṣe mi ti ṣe nǹkan máa ní wa ma fa'alahu kò dẹ̀ ṣe hatta idha kana dhata yawmin títí tó fi díjọ́ kan wa huwa indi annabi wa bẹ̀ lọ́dọ̀ mi sallallahu alaihi wasallam lẹ́yìn gbaná annabi ní pé a أشعرت يا عائشة أن الله قد أفتاني فيما استف... فيما استف... استف... استفتيته فيه فيما استفتيته فيه ó ní ìwọ̀ Aisha ṣe ò fílì pé ọlọ́run ọba ó ti sọ fún mi nǹkan tí mo bèèrè lọ́wọ́ rẹ̀ qultu wa ma dhaka ya Rasulallah mo ń sọ fún Ànábì pé kí ni ya ìwọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba o ó ní ja'ani rajulan àwọn ọkùnrin méjì tí wá bá mi fajalasa ahaduhuma inda ra'si ìkan nínú wọn wá jókòó sí bí orí mi wal akhar inda rijli ìkejì jókòó ní bí ẹsẹ̀ mi thumma qala ahaduhuma li sahibi ìkan nínú àwọn méjèèjì wá sọ fún kejì wọ́n ti sádẹ́ sí ni o ayi annabi sallallahu alaihi wasallam qala wa man tabba ìkanú àwọn mọ̀láíkà wọ́n ni pé man tabba tàbí sádẹ́ sí qala wọ́n ni labid bin al'asam al-yahudi labid bin al'asam al-yahudi wọ́n ni ó ń kọ yẹ̀tọ́ sádẹ́ sí annabi sallallahu alaihi wasallam yahudi ni jíu ni min bani zurayq qala fima wọ́n ni ibo ni ó sádẹ́ yẹ sí fi mushtin wa musha wa mushatah <coughs> níbi kóòmù kóòmù in tí yẹn fi ya irun àti àwọn mushatah ó ní àwọn irun tó bá ń jábọ́ lórí èyàn bí ní gbogbo èyàn wà júfè tọ́lá dhakar níbi kẹngẹ́ tọ́pẹ̀ ní júfè tọ́lá ibẹ̀ ni olóòrùn ẹ̀sìn نعم قال فأينه أواني بلوه قال في بئر ذي أروان نبيودو ذي أروان ابن كنيوة نعم قالت يا عائشة وانكي فذهب النبي صلى الله عليه وسلم في أناس من أصحابه النبي وفي أولا كنين أصحابه أوروا إلى البئر إكاك الله سبيدوه فنظر إليها أو ونود وعليها نخل نخل دين بني بيود إجلا بدون ثم رجع إلى عائشة فقال صلى الله عليه وسلم لين بنا وقد صدوا يا عائشة رضي الله عنها واني والله لكأن ما ماؤها الحناء ولا ولا ولكأن نخلها رؤوس رؤوس الشياطين so Ànábì sallallahu alaihi wasallam wọ́n ròyìn ọ̀rọ̀ nípa ìdẹ́yẹ ni ike ó rí bí pé omi odò yẹn eh ó rí bí nǹkan tán pè ní naqa'atul hina and then àwọn nakhlu labida igi labidu tó wà ń bẹ ó fẹ́ rí bí orun ó so ṣayàtì qalat ya rasulallah àdẹ́gbà ní pé láàrára wọn amma ana faqad afani Allahu wa shafani amóre mi o ọlọ́wọ́ bá ti wò mí sàn wa khashitu an athira ala an-nasi minhu sharran ẹ̀rù so interfẹ́ fàwọn ni wípé ó pọ́sìbù kí wọ́n ṣe idán síyàn kí wọ́n sa idán kí wọ́n sa síyàn kí ó dẹ̀ múyàn ó dẹ̀ lè wọ́n lè sádásíyàn tí wọ́n lè pààyàn bẹ́ẹ̀ni in tó wá kù ní pé ṣe ká má bẹ̀rù ní láwọn bẹ̀rù tó yẹ ká má bẹ̀rù Ọlọ́run bá rárá ká má dẹ́rù ayé bà wá pé ah, àwọn ayé hey wọ́tẹ́kù dúníà wọ́tẹ́kù nìsá ẹbẹ̀rù àwọn ẹ̀yà ara <clears throat> sabah adkaru al-masa tó mójútó Qur'an tó ń sin ọlọ́run ọba lè jẹ́ kíkí ní ẹmú ọ kó kàn fi dán owó ní kì ń ṣe pé dìtò pé o sí lọ́wọ́ ọba àmọ́ tó bá tún lọ lose guard náà ọlọ́ọba lè fi dán owó látara pé ìwọ gẹ́gẹ́ fún ààrẹ ti sí ara rẹ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí فهو ما ذكره الله عز وجل عن الذين كانوا مع فرعون irú eléyìí ni Ọlọ́run bá ń sọ nípa àwọn onídán òpìdán tí wọ́n wà lọ́dọ̀ fẹ́ra tí wọ́n ṣe idán fún àwọn nígbà nínú sọ́tọ̀ àrọ́f ayawa 16 tọ́lọ ni pé falamma alkọwù lẹ́gbà tán ju ọ̀pá wọn kalẹ̀ tí wọ́n ju àwọn okun wọn kalẹ̀ tí wọ́n ju àwọn igi wọn kalẹ̀ sáhàrù ayunan nas an wá ṣe idán sójú àwọn èèyàn wastarhabuhum wọ́n dẹ́rùbà wọn wàjá obi sẹ́hìrin azimin an bá mú idán tó lágbára wá ìtumẹ̀ ní pé okùn náà jù kalẹ̀ bí wọ́n ṣe idán ejò whereas okùn ni wọ́n jù kalẹ̀ gẹ́gẹ́ bẹ̀ ni Ọlọ́run bá ń sọ nínú suratu Taha aya 66 pé qala bal alqaw bal alqu Ànábì Mùsá sọ fún pé ó yá ó dà ẹ̀yẹ kọ́kọ́ jù ti yína fa idha hibaluhum wa isijuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a lójú ẹsẹ̀ tí wọ́n sí ni wọn látara dátàwọn ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní máa rí lójú àwọn èèyàn pé kí ní yìí máa rí ah ejò ejò ejò tí bá yà so eléyìí ni ìrẹ̀lẹ̀ kejì ìntàfà mọ́ ṣàlàyé ni pé gbogbo ẹ̀kọ́ òkú fúrù ní gbogbo ẹ̀ àti tó bá rí ẹ̀ tí bá ti ń dọwọ́rú tí ń ṣe idán kú fúrù nìkan tí ń ṣe wó mọ́jẹ́ kínú rẹ̀ dùn orẹ́ àwọn èèyàn ti ọ̀bẹ wọ́n ti bàrà ẹlùmí ò ti rin tí ó gọba yóò ti bọ̀ láti ẹnu rẹ̀ báyìí yóò dẹ̀ tí swọ́dù dẹ̀ wọnú rẹ̀ báyìí tí ó fi tán swọ́dù tó gùn tó báyìí yóò dẹ̀ fẹ́ dísàlẹ̀ kò rẹ̀ kò dẹ̀ níkú gbogbo àkí ní ìdán so lo fi jẹ́ kí àwọn tó wá lọ mọ́ wọ́n láwọn ìtàfà mọ́ ń ṣàlàyé bí àwọn bí iṣẹ́ circus na ma ń pè ní àwọn kíní kan kíní ma ń pè náà àwọn bí kọ̀kọ́mọ̀ bí dáadáa tí àwọn yóò ma ti wórí stage ní táwọn yóò pọ̀ mẹ́ wọ́n lè ní kíní kan talent kíní kan talent ìgbàwo ẹnìkọ́ wá sórí stage yóò bẹ̀rẹ̀ sí ni ma ṣe dán fáwọn èèyàn àwọn yóò mọ̀ pé kí ló ṣẹlẹ̀ yóò mọ̀ dànkan rúbáwọn èèyàn lójú green kó ṣe báyìí kó dí àti gbogbo ohun àwọn kama yẹn àwọn ilé yìí kọ́ àwọn nǹkan tí mọ̀ jẹ́ bí wàsáìlì lọ síbi ẹbọ lọ síbi dẹ́ẹ̀nà ni ẹ̀ so tí o bá lọ ṣe ìtọ́n tó bá ti mọ́ bá ṣe ń dọwọ́rú wọ́n lè padà máa wa ma zahara hada wa sallallahu ala muhammadin sallallahu alaihi wasallam وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته